الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أطرع لكم كاتقفان أبو محمد صلى الله عليه وآله وسلم نقطة لك إن شاء الله ọ̀nà ni wípé àbíká ní pé wọ́n ni falmaksudu min kalami anastahdiruhu min al-israr al-mukhalafati wa targhibuhu fil mubadarati bit-tawbati liyakmula lahu ajru tilawatihi bi kamali halatihi na wani point wa tẹ̀lé point tán ṣàlẹ̀ ìlọ ni wípé àwọn tán fà dọ́là tán sọ pé salatul fatih ìdí táwọn fi ní káwọn yẹn máa ká wọn ni pé ẹlẹ́ṣẹ̀ láwọn èèyàn ẹlẹ́ṣẹ̀ sì ní ti bá ń Qur'an ló tún máa lẹ́ṣẹ̀ sí ni àwọn ni pé Qur'an ọlọ́n fi ṣe ìwòsàn fún àwọn ẹlẹ́ṣẹ̀ náà kí a ká Qur'an di pé kí lọ́ọ̀bá sọ ń pa àwọn kan báyìí báyìí láti lè jẹ́ kọ́kàn wá rọ̀ ìbàjẹ́ ìbọ̀lọ́kà ti ń sọ ní Qur'an gan alam ya'ni lillazina amanu an taksha qulubuhum dhikrillahi wa ma nazala min al-haqq so ọlọ́ni sásìkò tí ìtò ní fẹ́wọ̀n tán jẹ́ olùgbàgbọ́ òdodo kí ọkàn wọn máa bẹ̀rù kí wọ́n gbọ́ ìrìn tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó sì máa lápára wọn sásìkò tí ìtò ní àti tọ́lọ́run bá sọ kalẹ̀ ẹ̀dàkùn àǹfààní wádà fún nukta min ke wa laysa indana min kalami llahi illa al-qur'an al-azim hadha ijma'u al-muslimin hatta anna ma yulkihi jibril alayhi salam fi ru'i an-nabi sallallahu alayhi wa sallam sammahu al-a'immatu bil hadith al-qudsi kò wá sí nǹkan kan tí ń bẹ tó ju kùránì lọ èyí tí Jibril alayhi salam tó ma ń fi sí ọkàn nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀rọ̀n àwọn àfáà tó ma ń pè ní alhadisu lukudisi ó dàbí kan pè ní alhadisu al'ilahi ayé àwọn ọ̀rọ̀ tó ṣe pé um, ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ láti lafdu annabi sallallahu alaihi wasallam àmọ́ ìtumọ̀

o ní pé Kùránì o kàlámùlọ́hì ni ọ̀rọ̀ Ọlọ́run ni gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni àwọn ayat famani ìtakọ̀dẹ̀ anna sọ̀látà alfàtí min kàlámìlá ẹni tó bá wá nígbàgbé pé sọ̀látà alfàtí ọ̀rọ̀ Ọlọ́run náà ni ọ̀rọ̀ Ọlọ́run náà ni fàkọ̀dẹ̀ níbi tó ṣe pé ma'alumu rẹ̀ ó yẹ kí yàn mọ̀ by necessity inú islamu ni wàdáàlìkà mújíbù lè tekfèèrè eléèsì ní ìntàmọ́ ó tó láti fi sọ pé kéfèèrè ni ọ tó bá ní sọ̀rọ̀tù fàájì ọ̀rọ̀ ọlọ́run ni ó tó lágbá kéfèèrè ni wọ́n ó yí ṣòro ọlọ́run náà ni Allahumma salli ala ṣe ọlọ́run sọ ní Kùránì pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi síbẹ̀ láti yọ sayyidina gínigà gínigan alfatih lima uglikọ ẹdùkítì sallallahu alaihi wa sallam so tẹ́kí bí ẹbẹ̀ ni kò sí ọ̀rọ̀ tí yóò lílé ohun pẹ̀lú àwọn alfáàdì sí bẹ́lẹ̀ lọ́gbáwá ni a sí kí gbogbo tó bá ti wá lọ́gbáwá báyìí tàbásà ti lè ráwọn alfáàdì rẹ̀ ní Qur'an a sí pọ́rọ̀ ọlọ́ọ̀bá alẹ́ yóò jẹ́ kò sẹ́nibọ̀dì tí ó mi ni pé faqad bu'itha an sallallahu alaihi wasallam mu'alliman kama sahha anhu wọ́n rán Nabi sallallahu alaihi wasallam lẹ́ni tí ó máa kọ́ wa lẹ́sìn wa gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam wa aṣa mu'alliman ila akhiri lahdatin min hayatihi annabi sì sí ẹ̀mí títí tó fi wọ ìgbẹ̀yìn ayé rẹ̀ ni wallahi annabi wà lórí firashul mawt lórí bẹ́ẹ̀ tánàbí fẹ́ kú sallallahu alaihi wasallam ara ni annabi because poison tó bẹ̀rẹ̀ Khaybar ti fán nabi poison lójú ẹsẹ̀ àwọn kú ni àmọ́ pọ́sìn ẹ̀sẹ̀ kùsára nẹ́bì sàlẹ̀sàlá ìdí nípa nẹ́bí ọlọ́run yóò jíṣẹ́ lẹ́gbọ́ tọ́lọ obìnrin náà sí lóyún tó ń fẹ́ fi tẹ́sì náà nù òun fẹ́ rùkí sánẹ́bí ọlọ́run ni ọ tó wá kí bí ánẹ́bí ọlọ́run ni ọ pọ́sìn yóò lè pa ọ tó ró jíṣẹ́ ọlọ́run kó tó lọ ìwọ̀sùlà nẹ́bí ìgbẹ̀yìn tẹ́kí bí òpòrọ́ ni ó ni àwọn yóò tiẹ̀ sí mi ó kú dáná àwọn yóò sì mi lára rẹ̀ àwọn tí wọ́n jẹ tẹ́jọ jẹ oúnjẹ lọ́jọ́ náà lọ́run àwọn ìgbà tí sẹ́ ti wá pé ń tẹ́ fi máa rí pé aló lè mú kankan wá ní ẹ̀sìn sẹ́ ó yẹ káàlẹ̀ bí ikú lójú ẹsẹ̀ ni àmọ́ kò ní kú irọ́ ó jìsẹ́ ìtàn tí sẹ bá ti wá pé wọ́n ìsìlámọ́ lọ síwájú ọlọ́bà ìwọ́ ti sí ti ẹnu kò sí ètò kàn wọ́n mọ́ pẹ̀lú alùwọ́ ma lọ́n tí ẹ̀ ní ti ni ìmọ̀nà ànẹ́bí gbà wọn ni yẹ́ ma fa iye ayé ti lájú ìgbàtọ́ níbi wà lórí fi rọ́ṣùl maut gbogbo ara gbogbo poison yẹ ti ṣó lára nẹ́bẹ̀ sallallahu alaihi wasallam ó ti ṣó ara ti ní ànẹ́bẹ̀ sallallahu alaihi wasallam àwọn àwọn apákanú àwọn azwájú nàbí wọn wọlé àwọn yàwó nàbí wọn wọlé

lánàtùlọ́yà alẹ́ yahudi wa nasara igbe olónkó bàbá yahudi àtàwọn nasara kẹ́lì bẹ́ẹ̀ mọ́ bí kí ní ẹ̀sì lágbára tó a ní ànábí ó jẹ gbogbo sí kamilan tó bá kó ara fíkà tó ẹkọ́ fún anú ẹ̀sì yóò wù tó ló jẹ́ kí n táwà nídì ní pé a ní kílà ànábí wí ó lé hun ti ẹgbẹ̀ wá ní ọ̀rọ̀ àwọn náà máa ń mú àwọn sàárè àwọn náà máa ń mú àwọn sàárè àwọn ànábì wọn àti àwọn àfá wọn láyé tẹ́ máa ń ṣe ìjọsìn fún fún Allah wọ́n máa ń sọ di masajid tẹ́nìkan bá kú ànábì sọ nínú yàrá àyà fífẹ́ tẹ́nìkan bá kú nínú wọn wọ́n kọ́ masalasi lé lórí wọn a wá máa sin Ọlọ́run bẹ́ẹ̀ bil muslimina yawm alladhina yad'una ashabal qabr bó wà láwọn mùsùlùmí lè ní táwọn wá ń jọ́sìn fáwọn tó wà ní sàárì bó láwọn mùsùlùmí lè ní táwọn jọ́sìn fáwọn tó ti ẹ̀wà ní sàárì tí wọ́n ń pè wọ́n straight babaláwọ́jẹ́ sàánù mi abdàlẹ́kọ́dẹ́rí látàǹsáàni wà abdàlẹ́kọ́dẹ́rí أي عباد الله أي رجال الله يا رسول الله يا حسين يا علي يا زينب àwọn tán fi àwọn tó wà náà sàárì ǹkan anábi ń ṣe pé ilé àwọn ọmọ ìyá wọn náà Yahudi àtàwọn ìrìnà sọ́rọ̀ lánàá pé tẹ́ni rẹ̀ ní wọ́n bá ti lè kú báyìí ẹni rẹ̀ ń dáràn wọ́n sì sọ sàárì rẹ̀ wọ́n sọ di àyè jọ́sìn anábi wá ń ṣe ìpìlẹ̀ wọn sallallahu àwọn tánàbí ti wọn ìpò fún tó ní agbá ní tó wọ́n bẹ́ni ẹ̀ àníbí ò gbọ́yé pé ẹ̀sìn kan ní gbogbo àjọ ń sìn rárá la'natullahi ala al-yahudi wan nasara ìgbé ọlọ́run kó má bá wọn yahudi àtàwọn nasara kí lẹ́sẹ̀ wọn wọn mọ̀ mú àwọn sàárì àwọn anábì wọn mọ̀ fa gbogbo ẹ̀yà gbogbo nǹkan tán rí mẹ́tí ní ṣe pẹ̀lú àwòrán ẹ ma fàyà fa innal malaikata la yadkhulu baytan fihi sura wa e, al-kalbu al-aswad ìdíjú bá màláíkà ní wọlé tó bá láwòrán àwọn àwòrán tẹ́fẹ́ ń kọ́wọ̀n àtàwọn ètò láwọn ajá dúdú màláíkà kò ní tẹ̀lẹ̀ àmọ́ Allahu akbar so almuhim ni pé anabi sallallahu alaihi wasallam ó wá kọ́ àwọn èèyàn lẹ́sìn kọ́ wọn kọ́ wọn kọ́ wọn ila akhiri lahadhatin min hayati tó fi di ìgbẹ̀yìn ayé rẹ̀ tẹ́yẹnyẹ báyìí anabi tó ń kọ́ wọn lọ náà ni sallallahu alaihi wasallam fatawafahu allahu ta'ala nabiyyan rasula ọlọ́run wá gba ẹ̀mí ànábì ó gbà ní ipò ipá nábì sí wà lánàbì ní sin jíjí sí sallallahu alaihi wasallam wa naqalahu li rafiqil a'la kọ́wà nàbí sọ́lọ́ fi ìlà rọ̀fíkìl ààlà ìlà rọ̀fíkìl ààlà ọlọ́wà gbé ànàbí lọ sí ayé lè ti fi ń gajù wọ́kọ̀d addabu risalata wà balagol amanata ànàbí ìgbà tọ́lọ̀ gbé o ànàbí ti jíṣẹ́ tán wàntáhà tẹ̀blẹ̀rù wà tààlìm ìgbàgbà ìwà músàwárátọ̀dọ̀ ọlọ́run wa fún àwọn èèyàn ó tánjọ́ta wí ní mọ́rún fi ń sọ ìpìtọ̀ ìgbà tí ànábì fi wà láyé tẹ́nìkà bá ṣe nǹkan kan wà yóò mú bẹ́ẹ̀nà abẹ́ẹ̀kọ́ ó ní ìsí o ànábì ti kú a ma jọ́jì àwọn èèyàn bí dọ̀wà hírìhìm in nígbàtẹ̀ wá ní kéfèrí ní ìsìn ṣe wá mọ́ ẹ̀wọ́n náà sí ní mọ́ èyàn ṣe bọ́ ṣẹ́jú mi wọ́n ṣe kọmọ̀tòlù ó jà fún èyàn ní mùsùlùmí lòun ní sọ̀sùn sógbó wọ́n wájú ipa kéfèrí ní yíó wá dí pé àà ní tọ́ sọ ọ̀dá ṣe mọ̀ bóyá ní ilé òwọ́n náà sí ní mọ̀ in tí wọ́n káàmà fi jọ́jù báyìí ní ẹ̀sìn Islam wọ́láì tó bá ti hàn ní gbé jáde jáde náà tó bá gbé kúfùrù sínú òun kémi ò lè ìmọ̀ kẹmú mi náà ni is ma defend ke mumini ni mumini ni mumini ni ah ṣé mo bóyá kufuru wà nù kon rẹ̀ kò kàn mí tí ó bá ti si àwọn ṣe tó lè mọ̀ ton ka pé aboya munafiki leleyi ni tá fi ní gba munafiki ni ẹni yìí kò sin tó ṣe efile in tó wà wà láàrin ohun àtàláwò yóò lọ mọ̀ yanjú ẹ̀ tó bá jẹ́ kéfèrí ní àmọ̀ yọmọ̀lì kìyàmà bó jẹ́ kéfèrí náà ni torí wáyìí ti gé umaru ní sọ́rùn kò sí wáyìí ma pọ́lá ifẹ́ ma in tó bá hàn oní láti dájọ́ ló jẹ́ pé ìwọ náà ó ma ma gbé tí ó ma gbé ó ma ló gbé tó dá pamá ó wà ló gbé tó burú ó ma ló gbé hàn irọ́ sì ni in most cases àwọn tó bá ń sàbúrú zọ́hìrán àbúrú náà ní bẹnu ọba àtìnà kí nìdí ìdí ni wípé ara kan ma ń gbé iṣẹ́ tó wà nínú ọkùn jáde ni ló jẹ́ kí tó bá jẹ́ mùnáfìkì àwọn tó bá gbẹ́sìn dáadáa àṣírí òtù mùnáfìkì lè hmm, ẹmọ́ ọ̀rẹ́ èyí ó tún ọgbà ẹni yìí ó ẹ́tì wípé in tí ń ṣe yìí kò sí in fagidi ṣe ni kì í ṣe in tí ó fẹ́ ṣe ẹwọnú àṣírí àwọn mùnáfìkì ṣe tú pé tó má fẹ́ kírun báyìí kù sáálá ni ó dúró báyìí òyìn ah! òyìn tún ti dé tó má ti kákùnrin báyìí ojú wọn kòrò ní gbẹ̀ eh, àwọn olóòmùlà àdúgbò fàátàrùn qatalahumullah so almuhim ni pé anabi sallallahu alaihi wasallam ó wá jíṣẹ́ pé ó yẹ ká tẹ̀ appreciate anabi pẹ̀lú pé an taba ṣe kíní kan nu ẹ̀sìn alo ó gbọ́dọ̀ sí àfi tó bá rẹ̀ fún qur'an àti sallallahu alaihi wasallam wa taraka fina ma ma tamassa ma tamassukana bihi aw wani lam yadilla abada aw man tamassaka bihi lam yadilla abada wa huwa kitabullahi wa sunnatihi kama saha anhu Ànábì wa fi ilẹ̀ fún wa in tó ṣe pé tó bá lè gbámù ní sọnù láyé òun náà ni Qur'an àti Sunnah hadha kulluhu mujma'un alayhi 'inda al-muslimin eléyìí in tí gbogbo mùsùlùmí gbà ní o àwọn tán ṣe mọ́lúdì lẹ́ni tó bá sọ fáwọn pẹ̀sí ẹ̀sìn pé àbẹ́sìn pé ó ní ẹ̀sìn ti pé ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀rí mi nu wọn yóò máa ṣe sááwí ládùúgbò yóò sì lọ mọ́ gbóhùn tàwọn súnà lórí social media ìmínú ọ̀nà ń bẹ fàhúwà mínà jùbànà nínú àwọn òjò lówà wọ́n ní kan bẹ ń bẹ lẹ́ntòsí ń bẹ lẹ́ntòsí ìyìn lọ mọ́ gbóhùn tàwọn súnà ipé àwọn sálàfí yẹn àwọn kìníkan yẹn àwọn kìníkan kìníkan yẹn nígbà tí sẹ́kọ̀ àwọn zìngí kọmọ́kásí gbógun àwọn salafiyun hum qaribuna ilayk orí social media ó ti díẹ̀ ó ayé gbòlẹ̀ ó gbòlẹ̀ ó ní wà tó ní fóònù lọ́wọ́ ó sì ní 25 tó fi ra data tó bá ti ra data sí tó ti subscribe free ni ó create tiktok account free facebook free kìní kan free ó sì lé sí live video mẹ́ free náà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àbẹ́ ọ̀kan ayé ti ilẹ̀ ayé ti gbòlẹ̀ ó ti gbòlẹ̀ oníkálùkọ́ kan bẹ́ sórí social media gbòó kan set video so set set set bá ti sẹ́tì tẹ́mà yìí kàmọ́ wá pò ìpòpòpò ìsọkúsọ social media sọ àwọn èèyàn di akíkanjú ó sọ wọ́n di àwa alágbára àmọ́ mọ̀ kọ́ rọ́nà tẹ̀lú hujjaj bil hujjaj ó dá wá kul hatu burhanakum in kuntum sadiqin wá jòkó wá sí fún anú tíra èyí tí wọ́n ń sọ tó ń sí tó fi ń sẹ́ sáwí tó ń sí jọ friday kan bá wa sípá ah, aya ni ó hadithi ni kódà tún wo àgbóyà wọn sọ̀hábà lórí ẹ̀ a ah, in tèmi fi ń ṣe tèmi nù àwọn tó sẹ́ pé ogun táwọn wá ń ṣe látòkèdélẹ̀ ibi tẹ́ lágbára mọ́ àwọn náà pé o lèyàn láwọn súnnà inú Kùránì Saudi eh, ní fọ́ndù wọn kìnìkan ní sí kìnìkan ìgbàwó ìkan kìnìkan wọ́n fẹ́ dẹ̀ṣì Islam rú ni ẹmọ́ ẹ̀yìn ti dẹ̀ṣì Islam rú tán àwọn kan wọ́n sàlàyé fáwọn yẹn pé ẹni ànùlá ní yẹ jìnà sí wọn o ẹwà sọ páwọn fẹ́ dẹ̀sì Islam rú ẹ̀sì tẹ́yìn ti dàrú ẹ ma dúrú tẹ́tí pé wọ́n dúrẹ́sì ní èyí zindiki tí wọ́n sọ yẹn tí wọ́n gbórí fún pé ah àwọn tí wọ́n gbìyànjú sójú ẹ̀dẹ̀ Islam ó ń fi ẹnu rẹ̀ wà ṣáhìdà ṣáhìdún min ahliha ó ń jẹ́rìí fúnra rẹ̀ wípé bàbá àwọn wọ́n gba fúnra rẹ̀ ó ń fẹnú jẹ́rìí báyìí fúnra rẹ̀ ni bàbá àwọn ẹni tẹ́ ma sọ pé kí ní ṣe rọ́dù fáwọn ní tẹ́ ma ní pé ma dàmú ara wọn bàbá mi ikú christian school ló ń lọ látòkè dédé kódà ẹ̀tún kọlu christian tẹ́ ma kọ́ mẹ́ bàbá wọn sì ló fóun síbẹ̀ àfá àgbàgbò lẹ́yìn bá sì bàbá rẹ̀ àdéṣẹ́ kadalik ń bá láàrin dẹ̀hùn lọ́dọ̀ wọn ni wọn wá fi jẹ́ pé bàbá àdáhùn sí lọ́mọ́sílásíbẹ̀ pé tọ́ àwọn ìyá wọn ẹlẹ́sìn kejì fẹ́ kọ́ chọ́ọ̀chì o wọ́n sì mú fíṣẹ́ bí ilẹ̀ wá wọ́n sì gbà fíṣẹ́ bí ilẹ̀ inú ọlọ́run ọba láti fi kọ́ lè ṣe ìtọ́ọ̀nù ẹwà gbákù ẹwọ ẹwọ òfò tó ní agbára kọsáàrùn tó náà ń ẹ̀yin wá ní pé wàhábíyà ni wọ́n tẹbá ní wàhábíyà ni wọ́n a sì pé àwọn Allahu ni alwahab alisa kadalik Allahu ni alwahab àwọn tí wọ́n tẹ̀lé Allah in reality Allah ni là ń tẹ̀lé nítorí èyàn tẹ́fẹ́ fi wáti sọ́dọ̀ rẹ̀ Muhammad lòun tẹbá fi kìrání Muhammadiyya ẹtù fi wáti sádàdùwà Muhammad sallallahu alaihi wasallam ahlahu ma mọ́bùrọ̀nù èyí òṣè tẹ́pẹ̀ wá tẹ́pẹ̀ wá oye bá yàbí àmẹ́yìn o súfí ní àṣáyọ̀rọ̀ ní kùbùríyà ní ẹni tí ma ń sàárè ní so kùl hátù burhanakum ẹ̀tẹ́ lọ mọ́fí sagbájá lórí facebook àbí social media ẹ̀rí ni tíra ní ẹsí tíra fún wa kájọ máa ká nǹkan òní òní òní àwọn so lókùnkọ́ ní súnà tó ń bá ń sọ̀rọ̀ kò kò ní sísọ̀rọ̀ bá yóò ti máa hadithi wá kò ní sísọ̀rọ̀ bá because in táwọn jòkó sí lójoojúmọ́ nù qala Allahu qala rasul qala sahaba qala a'immatu sunna in táwọn jòkó lé ti lójoojúmọ́ ni wọ́n sì gbàgbọ́ pé ẹ̀sẹ̀ islamu kọ́ o ti pé ànẹ́bì ti parí ẹ̀ wa qati'iyyun fi din ìgbàgbọ́ yìí in tó bó ṣe rí lẹ́sẹ̀ islamu kò sẹ́nìwọ̀ tó tó ẹnikẹ́ni tó bá wá mú tí máa ń rò anna muhammadan ike muhammadu tí ń jòjì sí ọlọ́run o máa ta okú a wà kọ̀dì bá kì yà ṣe ń lam yu'allimhu linnas kìní kan wá sẹ́kù ànábì sábò sí wa ni kìní kan sẹ́kù kò wá mú kò sọ fún wa ànábì mọ́ fi pamọ́ ó fi pamọ́ di amada Tijani ẹmọ owó ọ̀rọ̀ kí ní kan wà ní ẹ̀sì tó yẹ ká mọ̀ ànábì wá kọ́ wa ànábì wá wá kàtàmà rẹ̀ fi hayati nígbàtà níbi ìbẹ̀láyé fàkòdì àádọ́mà alàlọ́hì ní fìrí ha ẹni ìpayọ́ tó ní agbára mọ́lọ̀ nífà kìí sí ànábì gẹ̀lọ́ kọ́kọ́ gbé wọn látọ̀dọ̀ because Qur'an ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́wà jẹ́ yàmẹ́ pẹ́sì ti pé àṣẹ kí ní kọwà tánàbí ẹ̀ tí mú àtánàbí padà kọ́ mẹ́ta jà ní after 1200 years in táwọn intá bá kìí sí kà ní pẹ́sì ti pé àwúmọ̀gún kàbẹ́ àwọn àyímọ̀ta ti kọjá 100 years after nabi 200 years 300 years ó fi pé 1000 years ó fi pé 1001 1002 lẹ́yìn ìgbà yẹn ànábì padà wá wá ó wá ń wá mọ́dá Tìjàní káàkiri láti wá fún sọ̀látù Fàátìhì ẹ wo ìsọkúsọ ọ̀rọ̀ tó ní agbára ẹ wo ìpé ọlọ́ọ̀bá nírọ́ wọ́n ni wàkọ́dà àti tẹ̀blígì bìrìsáàlà ẹni yìí ó ti bu ẹnu àtẹ́ àbí ká ní pé ó ti tàbùkù

dúnà gọ́yẹ́rí hí kọ́lákọ̀ tún kálòmí oníkálókọ́ o kààna mọ̀kútádọ̀ ti kọ̀dí hí àhádá annahu mat wa lam necessity tó ìtumọ̀ tó ń sọ ní pé anábì kú o àmá anábì ò jíṣẹ́ pé anábì sí ní hajjatul wada anábì ń sọ fún àwọn èèyàn àwọn sàhábà tán wọ́n pọ̀ bí omi àwọn pé ala halbalagtu sí mo ti jíṣẹ́ pé ni na'am ya rasulallah bẹ́ẹ̀ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá anẹ́gbà ni wọ́n sí pé allahumma fashhad anẹ́gbà ni wọ́n sí allahumma fashhad yóò náwọ́ sí sánmà yóò tún wá náwọ́ sí wọn báyìí pé tọ́ ọlọ́run jẹ́rí o ọlọ́run jẹ́rí o salatul fatih kò sí wọ́n ni fa in zama annahu allamahu iyaha fil manam ẹni tó bá wá ní pé ó ń lóòlò rárá kìí ṣe fètètè ló ti fún ojú oorun ni ai kìí sojú ayé ojú oorun ni fal ijma'u ala annahu la yu'khadhu shay'un min ad-din fil manam ìjìmọ́ òdú ní pé a ní sórí ilẹ̀ kó mọ̀ tìmọ́ wájú yóò mọ̀ tìmọ́ lẹ́yìn waja'alna min bayni aydihim sadda وابن خلفهم سدا فأغشيناهم فهم لا يؤمنون مع ما فيه من الكلام وعدم التبليغ المتقدم tòun ti pé òwò náà tún kọ́ sí wọ́kọ́sí nǹkan méjì tí ẹ̀ ó ti tako ìjìmá wípé wọ́n yí mú ìmọ̀ lójú ohun ẹlẹ́ẹ̀kejì ni wípé òwò náà tún ti lánàá bí pé láti bẹ̀rẹ̀ láàrín sallallahu alaihi yes ẹlòmí lè ní a ah, sí ń tẹ́wàá sọ ní pé yíò lè lálà kí yàrá nàbí a ní kí bẹ́ẹ̀ ni o lè lálà lórí nàbí sallallahu alaihi wasallam dáadáa àmá kò tó lè ló lálà wọ́rá nàbí o gbọdọ̀ ma àwùsọ́fà nàbí o ti kà ní o ma síra nàbí o ma bá nàbí sí gbogbo ìròyìn rẹ̀ débi pé ibi tó stọ́dì síra dé tá máa ń ròyìn nàbí o lè máa fojú píkṣọ pé bá nàbí sí rí ni sallallahu alaihi wasallam o lè la yakdahu fi imanihi kò mí pé kò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àmọ́ à ń sọ pé ó pọ́sìbù kéyàn rá nàbì tó rá nàbì sọ kéyàn tó bá rí mi ìmìnà lórí bíkọ́ ṣe ìtọ́nù lè gbáwọ̀ mẹ́wọ̀ àmọ́ in tó wá kù ní pé mọ́ rá nàbì lójú àlá tó wá lé ọkún kankan ni kò lé ọkún kankan kódà kò lé ọkún ní kankan kí é eh, mo ti di wòlí òní olódi wòlí olódi tó ń tara rẹ̀ gbogbo mùmìnì tó bá nígbàgbọ́nú Allah wàlíyù min awliya illahi wàlíyù ni gbogbo mùmí ní ayé tẹ́yẹ àwòlíyàwó láhì ni wọ́n àwọn kèfèrí ni àwòlíyàwó tawagit ọlọ́ni pé kíná ń pè alladhina amanu wa kanu yattaqun inna awliya allahi la khawfun alayhim wa lahum yahzanun àwọn tó jẹ́ àwọn wòlí ọlọ́run kò sí ni wọ́n alladhina amanu wa kanu yattaqun tó bá ti ní iman àti taqwa wallahi waliyu ni ó ẹ kàn mọ́ pé yìí súnmọ́ Ọlọ́run ìjẹ́ wìláyà ó máa yàtọ̀ because imani ti ẹ ju tèmi lọ tèmi ju tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ ju ní tẹ́yà ní mí ẹ̀ bá ti ẹgbá sọ pé tó bá ti ní pé wòlíì mi tún wà yàtọ̀ sí ìjẹ́ imú mi ní àti ìnẹ́tẹ́kọ́wà mọ̀ pé àwọn àwùyá òṣèrè àti ìrìnà ní ti ń sáànù rẹ̀ ní pé wo ẹni ànà ní mọ́tẹ̀lé mi o ṣètọ́nù ní mi o mọ́tẹ̀lé mi o àgbẹ̀ wòlíì ní mi ẹnìkan sọ́lá pẹ́ ọkọ̀ kẹ́yìn sọ́rí wòlíì ní mi wòlíì ní ọgbọ́ yìí sọ bá yìí wòlíì ní mi ah, ah, ó tún ń pín wìláyà mẹ́ abábi wòlíì ní ọ wòlíì ní wọ́n náà wòlíì ah, ní

nítorí wàlíyì ni èyàn tó jẹ́ ọ̀rẹ́ ìkàn jẹ́ ọ̀rẹ́ ọlọ́run agbóbá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run sí bẹ́ẹ̀ ló ṣe máa súnsókè bẹ́ẹ̀ ló ṣe máa súnsókè Allahu Akbar àmọ́ká tún wá brandi wo wìláyà mi ẹn tó bá fi tó bá di wòlí ó sà la ilaha 12,000 òjìdí ọjọ́ méjì ló fi sà ẹgbùn kama la ilaha 12,000 wọ́n ti fún mi kì ní orí náà ìwọ̀n la ilaha illallah 12,000 sáànàbí ìfàwẹ́ sáàrùn sàhábà fàwẹ́ láti di àwòlìyàwó ṣe o mọ́rù fà tó kíni tó bá ti ní kọ́rídà ló jẹ́ pé àwọn ènìyàn wọ́n hate àwọn onísúnnà bí lóògbùdọ̀ má hate wa because gbogbo tó ń ṣe làwọ́ bàjẹ́ gbogbo òfò yẹn kí láti ṣe láti bàjẹ́ ni pé àní sáànàbí mú wá ṣe wọ́n ni ànẹ́bí wa ni à ìwọ́kẹ́ ni ma fa la ilaha illallah 12,000 ìbọ́lọ́ tí so dá sọ́gbà wáyìí lọ́dọ̀ Ọlọ́run tó bá ní bẹ́ẹ̀ ni ń gbà wáyìí ó ti di kìfèrí ó ti tànà bá kèfèrí lèyìn ó ti claim pé òun tún gbà wáyé lẹ́yìn Ànábì sallallahu alaihi sì ni last person tí ó gbà wáyé ó ti di kèfèrí tó bá ní òun gbà wáyé eléyìí tó sọ ibolotiri ń bolotiri tó bá ní òun náà gbọ́lọ́dọ̀ ẹnìkan ni ẹni tó gbọ́lọ́dọ̀ rẹ̀ ń sóhun gbà wáyé ayó ni ara ẹni nínú gbà wáyé bọ́ lọ́nà ti rí ẹ padà traces náà dúdọ́dọ̀ ọ̀daràn katọ́ dákì ní olè ẹ̀tọ́ afẹ́ ó wà kọ́kọ́ lọ gba owó lọ́dọ̀ ṣéèkù kan ṣéèkù tọ̀rí kọ̀kan ó lọ gba owó Allahu Latif ó lọ gba owó la ilaha illallah èlùmí ọwọ́ sí fílò wọn gbà èlùmí ó gba kíníkà kìnìkan sí fílò fẹ́ gbà wọlé kíníkà kìnìkan wọ́n tó ọmọ jí ó yọ pé ìwọ tó bá ń ṣe àwọn afkar wá ti lọ gbọ́wọ́ lọ́wọ́ kí ni ìmọ̀ ń bí mínú a níbo ló wà pé kí tó lè ṣe àtkárí lọ gbọ́wọ́ kí wá ní pé ẹyẹ ẹdọ́ kẹ tó ṣe àtkárí lọ ẹwà gbọ́ lọ́wọ́ mi ẹwà gbọ́wọ́ níbo ló wà ní ẹ̀sìn Islam kí ní gbọ́dọ̀ ní pọ̀kọ̀ gbọ́wọ́ náà ní ṣe bí yà náà kí tó lè máa ṣe àtkárí tí àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àtkárí àwọn kan náà máa kó wọ́n bí a máa ń gbogbo kásà lẹ́yìn lútù nù rí àwọn fásitì kọ́kọ́ fẹ́ lútù lé ayé yẹn paná káwọn hooligans tó bẹ̀rẹ̀ tí wọ́n náà Allahu akbar wọ́n ni waqad thabata fi sahih anna sahabata sa'alu nabiyya sallallahu alaihi wasallam kayfa yusalluna alayhi ṣe o rí gbórin lẹ́nu sahih Bukhari ma àbí Ibrahim Niyas àwọn Tawariti wọ́n bèèrè lọ́wà ní sọ́nà lásán pé kéfà ní sọ́lé alẹ́ yìí nígbàtí ọlọ́nsọ ní kòránì pé ẹmọ gbọ́wọ́ ọlọ́nsọ ayà pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi dájúdájú ọlọ́wọ́ bàtà màláìkà rẹ̀ wọ́n sí àsàrátù fà nabi ya ayyuhallazina amanu ẹ̀tẹ́ jẹ́ gbogbo dodo sallu alaihi wa sallimu taslima ẹ ṣe salatu fà nabi ẹ wá ṣe taslimu fún àwọn táwọn sọ̀hábà sí wà wù pé ah <laughs> salatu bakiriya salatu alariya salatu kini kan kuni kalu ma hun ti e ba ni se hun ti wọn kakakiri leni wọn hun jawharatul kamal wọn hun kinape etun hun sefi etun salatul fati etun guru etun bishi on pe kan salatul bishishi salatul nariya ebe wọn olon salatu tunjina àti ge ta man sa gina ge dalahilul khairat dalahilud dalalat wa shubuhat wa shirkiyat kílẹ̀ sàábà sí wọ́n wá padà sọ́dọ̀ ànẹ́bì ẹwùn gaba wọn wọ́n wá padà sọ́dọ̀ ànẹ́bì pé ya Rasulullah kọ̀dẹ̀ àrọ́fìnà kayfa nusallimu alayk rúrí òjíṣẹ́ ọlọ́run a ti wọ́n bá ìṣẹ́ àsàlámù fún ànẹ́bì sí tọ́kọ́ wọn ni ó ní àtàhìyàtú lillah tamọ́ sí lórí wọn ànẹ́bì wọn náà ló kọwa lẹ́yìn àti mọ̀ yìí ẹmọ tó wá sọ wọn ni sọ̀hábà bú láti wá sọ̀láàtì ìwọ́kìrù tẹ́lẹ̀ ní ó yẹ kó bẹ̀rẹ̀ gbọ́ta nípa kírù tán ẹ̀dàkù bóòlà kílà níbi mọ́ sí lẹ́yìn ẹ̀hùn a níbi mọ́ sí subhanallah subhanallah alhamdulillah allahu akbar la ilaha illallah kìí ẹka gbọ́ta nípa ahùn tí mi mọ́ sí lẹ́yìn ó gbọ́dọ̀ gbọ́ ikẹ́ sí mọ́sí ní a máa ṣe àfikárù ká mọ́ sí bọ́sẹ̀ wùwánù láàrùn ní a máa sí bọ́sẹ̀ wùí àwọn sọ̀hábà wa gbọ́yé ànígbà sọ̀rọ̀ ga à وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد so oyi ban yari àwọn sahaba si nkalu si bàjẹ́ lọ ẹwọ fíkù sahaba wọ́n gbọ́ wípé ẹ̀wọ́n ni a máa ṣe kí ni bọ̀ sáàkà mọ́ sí bó sì wá ni àwọn òtú alẹ́ ìbí eléwé ká ma ṣe bá bọ́bá sí bá mù ilé agbọ́yé pé bóò nẹ́sì ní a ma ṣe ní bóò lè ṣwájẹ́ pé sọ̀lọ́tùl fàátì ànábí ọkọ̀ wọn Abubakiri ọmọ Umaru ọmọ gbò àwọn sàhábò ọmọ ẹ́ wọ́n tún wá bèèrè wọn àwọn òjẹ́ mú sọ̀lọ́tù kankan wọ́n tún wá bèèrè ànábí bóò láti ma ṣe ànábí wakọ̀ wọn èyí tánẹ́bí wakọ̀ wọn wà tó lè ní àwọn àfáà wa káńsù tànábí kó mùsùlùmí 100 ìjọ E, èyàn kan tó bá rí kánú wọn ìkàkùkà ní ó ká ìkàkùkà ní ó ká rédè ìdíwà ní ó mọ̀ta sọ́dọ̀ àti alámọ́sọ́lẹ̀ ala wọ́n lọ́rí bá ní ma hàn in tí bídíà ma ń ṣe mú bídíà ma ń gba súnnà kó láwùjọ mú tí bídíà bá ti rìnlẹ̀ láwùjọ súnnà ogun mẹ́ni lórí tí because nǹkan méjì bá ti jọ́ta already automatically ìwọ tó bá subscribe síbi ọ̀tá ni lótù ti máa rí àbò sílé ní pé bóò làwọn yẹn sí wá ń pè alóní súnnà tó wá ń bá wọn bídíà yìí kódà ìkan ni wọ́n sọ pé ìmìnà náà sọ̀rọ̀ àti ìfàtí wọ́n súnnà ló pé ààrẹ má jẹ́ tàn ọ́ kìí ṣe gbogbo ẹgbẹ́ alóní súnnà ní oúnjẹ súnnà ìkan ni ọlọ́nkúnlẹ̀ ní ọba ọlọ́nkúnlẹ̀ ní ọba ìkúnlẹ̀ táwọn onísúnnà ti jà lógun tipẹ́tipẹ́tipẹ́ táwọn shabab tán dúró pé kíní yóò dánisẹ́ a sì kánsù rẹ̀ láwùjọ yìí ni tọ́lọ̀ ti to a larger extent ọlọ́n ti gbà fún súnnà mẹ́rin bí pé ní ìsìn ẹgbẹ̀ bá ti ó súnà lélé ìpùn àní ìrètí kò ti ẹ̀kúnlẹ̀ kẹta ogun yìí ti tán ìkanú àwọn ọ̀daràn tán pèrà lọ́ní súnà òun sì bọ́ sílé ọba òun sì ó kúnlẹ̀ ìkéjì tẹ́ ṣe báyìí òun tẹ́ ń bẹ̀rẹ̀ báyìí tí ń ṣe bí ipò fẹ́ wọlẹ̀ báyìí tí ń ṣe ipò fẹ́ wọlẹ̀ mo rí kílìpù kan lánàá ìkanú àwọn afá súnjú bó ṣe bẹ̀ sí ní máa ṣe ìpinnu kò ní dáfẹ́yìn sálàfí yìí kò ní dáfẹ́yìn onísúnà yìí so ìbáwọn àfá yìí ni èmi ń sọ́nà kan gbà eléyìí ń sàfáwá o mo sọ́nà ọkàn mo tún kọsọ lẹ́ni báyìí kì ń sàfáwá o abadan wal iyadu billah àwọn àfá àti wa àwọn tán dúó dédé ni wọ́n yí compromise sí ọlọ́ọ̀bá nítorí ayé nítorí kíni àwọn tí wọ́n tó lẹ́fẹ̀ẹ́ gan wọ́n lọlé ọba wọn kúnlẹ̀ wọ́n lọlé kúnlẹ̀ ó bọba lọ́bà ní ó bọ fi ọlọ́mù gbóra fídíò ẹ̀bẹ̀ lórí ìbẹ̀ lórí social media ó bọba lọ́bà ní ó sì bọ́ sẹ́gbẹ̀ kan ayókù sì jẹgbọ́n sí ọwọ́ wọlẹ̀ wọ́n sì kúnlẹ̀ àwọn bìí kẹ́ ṣe mùsùlùmí fa àmọ́ lọ́dọ̀ táwọn ewé kúnlẹ̀ ní kọ́chọ̀ tí wọ́n èyí tó kẹ́ láfà súnnà wà lọ́lọ́ bá ìwà ń dọ́gbọ́n ìwà ń jẹba ìwà ń jẹgbẹ́ gẹ̀ẹ́ rádẹ́ ọwọ́ kúnlẹ̀ ìwà ń sẹ́wà wọ́n wọ́n ìpè pé à ẹ̀yìn ẹ̀ mọ́dúlé 32 so yí mọ̀ pé kí ní ìkòsí tó burú mẹ́ èyí wà lọ mọ́ yọkúnlẹ̀ tí ma ṣe fídíò tó mú ní tó dẹ̀fọ́ ni pé kìí ṣe nìna ti yọkúnlẹ̀ wọ́n ti mọ́ ń kúnlẹ̀ tipẹ́tipẹ́ tàwà ti mọ̀ fídíò tó trásì rẹ̀ lé ní báyìí fídíò ló trásì rẹ̀ tó bẹ́ẹ̀ ṣe lọ máa ń sẹ́nu ẹlọ ń kúnlẹ̀ lé ọba gbogbo tó jẹ́ nǹkan táwọn yẹn ti gbọ́ yípe kìí yóò da ah ó ti tán <laughs> ó ti tán àṣẹ ẹ̀yọ́ súnlẹ̀ àwọn ilé yóò sí lórí súnnà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọn ò wa wọn náà mọ̀ pé lóòtọ́ àwọn súnnà tí wọ́n náà ládúgbò tí ẹ àwọn ilé yóò gba ìgbàkúgbà láyé kò sí rárá no comment má sọ kankan bídí à ní gbẹ́kọ́ mi kò sẹ́ni tó gbà lọ́wọ́ rẹ̀ òfò ní àgbákò ní kò sẹ́nbọ̀dì tí ó wẹ́kọ́ mi lọ́dọ̀ rẹ̀ mi abadan àwọn ahàlù súnnà òwò ara àwọn tán dọ́gbọ́n àbí ṣe kíníkà kíníkà èèyàn lọ́sàn agùntàn lóhun ìwọ̀n lọ́lọ́run wínú kùránì wa idha laqul ladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum innama nahnu mustahzi'un allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun àwọn humul aduwwu fahdharuhum anna yufakun so an sahaba bi ilawa nabi sallallahu alaihi wasallam nípa bola se salatu Ànábì wa ko wa kayfa yusalluna ali kódà mi riwayat mi ala ni gwa deke yantadirul wahy Ànábì go hun fún yare ogbo okay olowo send jibril wa sallallahu alaihi wasallam jibril wa ko Ànábì ta ni aso okay Ọlọ́run ti sọ fún mi bye bye bye bye wa ma yantiqu an hawa in huwa illa wahyun yuha wahyi ni tí wọ́n sọ́rọ̀ nabi sallallahu alaihi wasallam wa allamahum as-salata li ibrahimiyya anabi wa kun ni tan pè salatu ibrahimiyya wa qad di pé àwọn èèyàn wá ń gbà lọ́dọ̀ àwọn tó wájú wọn àwọn tàbí ń gbà lọ́dọ̀ àwọn sàhábà bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó fi dáyé tiwa ní ìsinmi ká tó fi sọ̀látùl fàtí káńsù rẹ̀ wà ajma annasu ala mashru'iyyatiha fi shuhud fi tashahud àwọn musulmi kọ̀rọ̀kọ̀ ló ń pé amúka kí ni bi tashahud wa min muqtada al-i'tiqad al-batil ìdí inú tó ń tọ́ka lórí agbúrú bídíà ní pé in tí fi ń lọ́lá jùfà l'umma ó sì kánsù rẹ̀ wà hábùrọ̀mà minhu kurunan min ummati àwọn generations wọn kọjá tí wọ́n mọ́kà salatul fati bọ́nà sí kí wọ́n gẹ́nà wa huwa al-aminu ala al-wahyi wa tablighihi anábì sí ni àhà amin lórí wáyí ẹ̀yìn tó wa tamkinuhum min kulli kamalin wa khayr àti láti fi lè kẹsẹ̀ wọn rìnlẹ̀ lórí gbogbo tó bá jẹ́ tó pé àti dáadáa faman qala alayhi ma yaqtadi khilafa hadha faqad kadhaba ẹni tó bá sọ tó yàtọ̀ sílé yóò ó ti parọ́ àwọn kadhaba ma jaa bi ó ti tánàbí mọ́ ti pè ń rọ́ wa man rajjaha salatan ala ma allamahu sallallahu alaihi wasallam li ashabihi bi wahyihi bi wahyin ẹnikẹ́ni tó bá ṣe kíni tó bá gbọ́lá fún nǹkan míì yàtọ̀ sí tánàbí Muhammad sallallahu alaihi wasallam níbi wáyé rẹ̀ kọ́wù min Allah látọ̀dọ̀ Allah wa ikhtara minhu ta'ala faqad dakhala fil wa'id fi wa'id ẹni ẹ ti kó sínú ìlérí àtọ́lọ̀ sọ pé wa ma kana li mu'minin kò tọ́ fún mọ́mìnì o wala mu'minatin àbí mọ́mìnà lóbìnrin idha qada Allahu wa rasuluhu amra tọ́lọ̀wọ̀n àtànẹ́bì kó wá jẹ́ kí wọ́n ní pé mi ò fẹ́ àbí kan ní choice nínú àṣẹ Ọlọ́run Ọba wa man ya'si Allaha wa rasulahu ẹni tó bá ń ṣe Ọlọ́run Ọba o àbí ànábì rẹ̀ o faqad dalla dalalan mubina ẹni yẹ ti sọnù ní sí sọnù tó clear tó sì fojú hàn an bí láti tó dólé ní insha ó yẹ ká lè parí àwọn nẹ̀kọ́ ti yókù an bí Allah fi ẹsẹ̀ nígbà kan wa gilẹ̀ sórí òdodo هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته